الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إليتي أما شيء على إليني الكفر كفران أو نيكي kí ní kàtà ń pè ní alkufru àwọn ọ̀nà òdẹ̀ ní òpin sí so wọ́n ni alkufru fi lọ́rọ̀ at-taghtiyah was-satr ìtàn pé ní al-kuffu nínú ìdí ní kíyàn bó nǹkan mẹ́lẹ̀ kíyàn fi nǹkan pamá so ló jẹ́ pé nínú sharia ìyẹn tó bá jẹ́ kéfèrí ìyẹn tó borí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó bó mẹ́lẹ̀ ó wà lọ ń gbé ẹ̀tọ́ Ọlọ́run Ọba fún Allah subhanahu wa ta'ala so reason ni pé nínú èdè gangana in tan pẹ̀lú kúfùrù ó ní at-taghtiyah ló jẹ́ kí ìyẹn lè pé àgbẹ̀ ní al-kafir ìgbé kafir ni ai yóò mú ọkọ́ yóò fi bú yẹ̀pẹ̀ yóò wá fi bóyá bí àgbàdo sínú ilẹ̀ yóò wá bó mọ́lẹ̀ tí ó ń tó ṣe yẹ kúfùrù ní because ó mágbàdo yẹ ó bó mọ́lẹ̀ nínú èdè ni yẹ ìntàn ló kúfùrù fún yẹ nínú èdè àmọ́ nínú ṣẹ̀ríyà ó ní dídùl iman ó ní ìdàkejì ìnígbàgbọ́ ìdàkejì ìnígbàgbọ́ because ẹni yíò ó bó ìnígbàgbọ́ mọ́lẹ̀ ó wá da ó dànkàmébò whereas ó yẹ kó gbé ìnígbàgbọ́ ìjáde ni فإن الكفر عدم الإيمان بالله ورسوله in tan pe no kufuru gangan ni kí ẹ má gbà kí ẹ má gbàgbọ́ nínú Ọlọ́run Ọba kí ẹ má gbàgbọ́ nínú annabi rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam sawa'an kana ma'a takdhib law kana ma'ahu takdhibun aw lam yakun ma'ahu takdhibun dede ni o kò bá jẹ́ pé ó fi Ọlọ́run Ọba ni ra tan nabi rẹ̀ ni o àbí kò ṣe fi Ọlọ́run Ọba tan nabi ni ro kò kan sa ní gbàgbọ́ nínú àwọn méjèèjì náà ni بل قد أجن شك وريب أو عراض أو حسد أو كبر أو اتباع لبعض الأهواء الصادة عن اتباع الرسالة ó lè jẹ́ pé látara ipé ó ń ṣe iye méjì ní ipé ẹja dúnà o ah, ṣe ẹ̀sìn islam yìí lẹ́ṣọ́ pé òun lò ọ̀nà báyìí ó ń ṣe iye méjì nínú ẹ̀sìn islam àbótí ẹ̀gún ríkò níbi islam ni àbí ìlara ń bá ní látara lórí ẹ̀sìn islam àbí ìgbéraga mọ́tọ́mọ́tọ́ náà ni ẹlùmílẹ̀ mọ̀ pé ṣe ọ̀tún ma ń ṣe hasada nabi ni sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ayàwà ní Qur'an igbá àwọn kan wà tí wọ́n gbàgbọ́ náà nabi sallallahu alaihi wasallam nínú yahudi hasada ni látara hasadi ni látara pé à ah, ìlara bí ó ṣe lè jẹ́wọ́ kíní ẹ̀yìnà kíní ìnà mọ́ sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí àbí ìgbéraga mótómótó ní pé à ah, ìmọ́ ṣe gbéraga àbí kí ẹ ma tẹ̀lé apá kan nínú àwọn ìfẹ́ ẹnu ilé ìnà lè sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí wa in kana al-mukaththib a'zam kufran bo èyàn tó ti ẹ̀ farabalẹ̀ jókòó báyìí tó ní Ọlọ́run ba ta nabi o irọ́ ni kò sí tin jẹ́ bẹ́ẹ̀ ẹ má parọ́ fún wa mọ́ àbí kí ẹni believe pé ẹ̀sìn ẹ̀sìn náà ni ọ̀nà ni dá wa lálẹ̀ gbogbo àwọn aláti ń dá lè ṣìbẹ́ sí pé Ọlọ́run ba ta nabi ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lèyàn tó pe Ọlọ́run bá tànàbì ní ọkọ́ tó sì takò tó ń ti pé nínú ọkàn rẹ̀ ó mọ̀ pó dodo ni ó mọ̀ pó dodo ni ó mọ̀ pó dodo ni sallallahu alaihi wasallam mọ́wá ìwé ní ẹnẹ́bà ẹ̀yìn ni ilé ìṣẹ̀lẹ̀ láyé annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam àwọn jíù Ọlọ́run sọ nínú Kùránì pé àwọn tọ́lọ̀ bá fún ní tíra ai àwọn jíù àtàwọn kírísítẹ̀n ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n dá nàbí mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn mọ́ dáwọn yamani tó lè rí ọmọ rẹ kó sí mọ́ ní bọ́ ṣe rán nke wọ́n ti wọ́n pé wàlá ilé ló jíṣẹ́ ọlọ́wọ́ bá kódà láti bàtà kere ti wà ń kékeré bí 15 years tí ó ń kò rẹ̀ àbútọ́lìb eh, tó padà kú lórí kófọ́r ah, tí ó mọ́ lọ sí sham àti apá kan nínú àwọn Quraysh nígbà tó christian tó rí ó ní ọmọ yìí tètè mọ́ padà lọ sí Mẹ́kà o nítorí wàláhì ànábì ọlọ́run so Abu Talib ti mọ̀ láti gbà yẹn àwọn ará Kùrẹ́ṣì náà dẹ́mọ̀ nítorí ìṣẹ́jú olófin sọ pé ànábì lọmọ yìí gbogbo àmì ànábì ọlọ́run pé sára rẹ̀ nígbà tó yá nígbà yẹn náà àwọn Rome wọ́n ti mọ̀ pé ànábì kó padà dìde láìpẹ́ yìí kódà wọ́n dámà nígbà tí wọ́n dé ẹni yìí ní láti fà ànábì pamọ́ kọmọlẹ̀bà rí ní sallallahu alaihi wasallam ní Madina nígbà náà lọ́wọ́ because àwọn jíun gbé Madina pẹ̀lú àwọn lágbára wọ́n máa ń sọ fáwọn ará Mẹdínà pé ẹmọ́ orí annabi kan ti fẹ́ di kódà ìpẹ́ ni ó di tó bá dé àjọ rẹ̀ àjọ bayinja ìkan nínú àwọn sahaba ridwanullahi alayhim ó wá ń sèmà ìgbà tó ráwọn yehudi tí wọ́n takò annabi ní Mẹdínà ká ah. ó ní òun rántí ìkan nínú àwọn àfáwọn yehudi tó máa ń sọ fáwọn gbà náà pé kò ní pẹ́ rárá tánàbí ò yìí ọmọ yìí kó tó dàgbà kó tó pé ọdún báyìí annabi ti dé wọ́n lò wọ́n wọ́ndà pé àwọn làwọn wà lọ gbàgbọ́ nínú Ànábì sallallahu àwọn Yahudi yóò dẹ̀ gbàgbé wọn gbàgbọ́ in tí wọ́n dẹ̀jẹ́ kí wọ́n gbàgbọ́ wà láì hasad ni nítorí wọ́n wọ́n pé fámílì wà ti jáde tribe wà lóyẹ kó ti jáde ìran wá ní kò kí ń ṣe àwọn lárúbáwá táwà rí gẹ́gẹ́ bí èyàn yẹpẹrẹ yìí àwọn lárúbáwá lásán-lásán synagogue ó lọ bá wọn Jíù wọ́n pọ̀ nínú wọn bẹ̀

bọ̀ stiet kí ní tó ti wà nínú ọkàn rẹ̀ látara ìkórira àbáwọn kẹmí nǹkan ohun kí ní ẹ ló sọ́dá rẹ̀ òun ló lè kó níbi ìgbàgbọ́ nínú annabi sallallahu wa alihi wa sallam so ṣewárí kúfúrú yíó ó wá pín sí ọ̀nà méjì ni kúfúrú ni yukhriju minal millah èyí tó ṣe pé tó bá ti lè kó sí kúfúrú o èyí ó jáde kó nínú ẹ̀sìn ma kírun náà ma kírun ó ma in reality ó ti kó nínú ẹ̀sìn islam ó ti bọ́ sí ẹ̀yìn odi islam alákọ̀ọ́kọ́ nínú àwọn eléyìí ni kúfùrù tekdhib kúfùrù ìpè ọlọ́ọba ìpè ànẹ́bìrẹ̀ sallallahu alaihi wasallam nírọ ìtorí ẹni ọlọ́fin sọ nínú Qur'an nínú suratul ankabut aya 68 ipé wa man azlamu ta ló ṣàbùsí jù mimman iftara Allahi kadhiban ju èyàn tó dáadáa pa irọ́ ohun against ọlọ́ọba subhanahu wa ta'ala

annabi sallallahu alaihi wasallam jẹ́ kó yíwa pé gbogbo iná tàn dáláyé látòkìdélẹ̀ portion kan ni ìpín kan péré ni nínú bí 70 parts tọ́lọ̀ bá dáná sí iná gangan fúnra rẹ̀ 70 parts ni ẹyọ kan péré là ń lò láti jọ àṣílẹ̀ dótán so fẹ́ wọ̀ yókù ni jahannam wallahi kèkí ń ṣe tó rọrùn annabi sallallahu alaihi wasallam ṣàlàyé pé tó bá di yamar kiyama wọ́n ma wọ́ jahannam bọ̀ abáyìí bẹ́ẹ̀ ni more ọkùn bí 70,000 níbẹ̀ rẹ̀ okùn kọ̀ọ̀kan péré 70,000 màláìkà ní o mọ̀fà wọ́n wà mọ̀fà bọ̀ wàláhì àwọn ànábì ọlọ́wọ́ bá tàbí jahannam báyìí oníkálùkù balẹ̀ ni fatara kulla ummatin jafiya oníkálùkù kúnlẹ̀ ni kò sẹ́ kò ó léwo ànábì ọlọ́wọ́ bá pàpẹ́ pé allahumma sadlim sadlim ọlọ́wọ́ bá gbà ọlọ́wọ́ zákù sánú wa nígbà táwọn ànábì ọlọ́wọ́ bá ń pariwo pé allahumma sadlim sadlim fa so tó bá ń sọ̀rọ̀ jahannam jahannam wallahi kìí ṣe tó ṣe fara gbàbá yẹn ìwọ náà wo tó bá mú lọ́sàn gbà mí òun bí 12 o'clock àbí 2 o'clock tó bá mú tó bá rinú oòrùn tó bá padà yá kò sí bó ṣe lé strong tó padà wá bòjì kan kó sásí ni o kò wá sí bòjì kan ní yamal kiyama anybody tó bá kú lórí kúfùrù wọ́n wá imagine kan imagine ara rẹ nínú náà kan imagine ara rẹ fún a day lásán how much more thousands of years ọmọ ọ̀tùmọ̀ kò tèmọ́ àkómẹ̀ rárá má ṣe ń torí nǹkan ṣe ń torí ayé ilẹ̀ yóò fi wá wọnú lẹ́yìn so kini ní èyàn tó bá mọ́ ronú yóò mọ́ túnrò yóò mọ́ túnrò lẹ́ẹ̀mejì pé wo jẹ́ kí think twice kó tó di pé èyàn okù so ìtumọ̀ tekdhibi ni at-tekdhibu bil adillati al-qati'a min kitabillahi wa min sunnati rasulihi sallallahu alaihi wasallam ìtumọ̀ tekdhibi ni kó pé aya kan àbí hadith tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam kó pé nírọ́ kó ló gbàgbọ́ kó ní pẹ́lẹ́ yóò èmi ò gbàgbọ́ ẹ̀yọkú ń bẹ́ ilé gẹ̀gẹ̀ náà ń pè ní kúfùrù tekzib al-mukhrijo min al-milla ẹjẹ́ kí fún ilápẹ̀rẹ̀ kan kí ẹni pé ayà ilé yóò ah, èmi ò gbàgbọ́ Yusuf eh, bóyá Yusuf Abdullah àbí Abdullah Yusuf nínú àwọn tọ́mọ̀ translate Qur'an ni ó wà nínú àwọn tán lo number 19 ẹgbẹ́ ni mọ́ ní pé number 19 miracle ni because ọlọ́run sọ nínú kọkàlá ní pé àríhà tí sàátà ashara ọlọ́run ní pé lórí nínú náà àwọn màláíkà 19 ni wọ́n wà ń bẹ àwọn believe pé there is a special miracle 19 nínú kọkàlá ọkùnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní máa lọ kọkàlá ní fún ó ń lọ lọ́rùn ó ń yí ó sà ń da gbogbo ẹ̀rú láti lè make sure pé conform pẹ̀lú this miracle number 19 at the end of the day ó kàdà rí pé àwọn àyà kan ò fẹ́ wọlé ó láwọn àyà yìí kò sínú kọkàlá ilé ní pè ní kúfùrù kúfùrù ní kúfùrù tekdhib in tọ́lọ̀ bá sọ kalẹ̀ nínú Qur'an àbí tó rìnlẹ̀ látọ̀dà Nabi sallallahu alaihi wasallam ìwọ wá ní pé kò sí mbẹ̀ àbí kò ní pé èmi ò gbàgbọ́n tèmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ mi èyí tó ní ṣe pẹ̀lú hadith Nabi sallallahu alaihi wasallam ọkùnrin kan nínú àwọn tí wọ́n gbajúmọ̀ nínú nínú nínú lọrin anẹ́bì ní pé ọ̀rọ̀ tí fi ń jódòdó jùlọ ọlọ́ọ̀bá ó lágbàáyùn gbọ́ hadithi kan náà ni ó ó ní wà khairal hadi hadi muhammadin sallallahu alaihi wasallam ìmọ̀nà tí fi ń dájú ni mọ̀nà nẹ́bì sallallahu alaihi wasallam ó lágbà ó ní wà sharral umuri muhdathatuha anẹ́bì náà ló sọ̀rọ̀ yẹn ó ní àmọ́ tí fi ń já burú jù nínú ọ̀rọ̀ in tí fi ń burú jù ó làwọn àdádálẹ̀ ó làwọn bídá àtàmádálẹ̀ nínú ẹ̀sìn ó ní wa kullu muhdathatin bid'ah àwọn àwọ̀ gbágbọ́n ti wá bóòlò sí nígbọ̀nà nabi sallallahu alaihi wasallam àbí kí yẹn reject ànábì sọ àwọn àhàdí tó wá tó pọ̀ gan nípa pé ànábì Ìsá ó padà wá dàjálò dẹ̀ wá kẹ́nìkan wá dẹ́kọ́ wá ní àwọn àhàdí fi yẹn o èmi ò gbàgbọ́ tèmi àwọn àhàdí fi yẹn o èmi ò gbàgbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Jaham bin tó ní aya Qur'an فكلم الله موسى تكليما Ọlọ́run bá Nábì Mùsá sọ̀rọ̀ Ọlọ́run gbàgbọ́ tó kí ló tó fi gbàgbọ́ واتخذ الله إبراهيم خليلا Ọlọ́run bá mú Ibrahim alayhi salam gẹ́gẹ́ bí khalil Ọlọ́run gbàlẹ̀ náà gbọ́ kí ló dé tó fi فهذا عين الكفر ọ̀rọ̀ tó bá ti rìnlẹ̀ kódà èyàn tó bá rí jẹ́kì single letter ipé bí rú kínan pé Gaddafi Muammar eh, Gaddafi ti Libya gbà náà nínú kátàfà do àwọn àfọ́wò sí permit kíyàn rebel against ẹ̀ o ní pé inú tó kó sí ní pé kúlù huwa Allahu ahad o ní kúlù ẹ̀ yọ́kùn mẹ́ òun gba kúlù ẹ̀ tó o ní àṣìbá nẹ́bí lọ́lọ́n bá gbé pẹ̀lú kúlù so wà lè mọ̀ kàmọ́ so tó bá fẹ́ kàkọ́ yóò ní huwa Allahu ahad fahada kufrun ipò kan reject that kúlù nínú Qur'an kufrun mahdun wa kufrun sarih kufru tó straight ni ẹlẹ́kẹjẹ́ sọ́ra wa pẹ̀lú bá ṣe ma tẹ́ tọ́rọ bá ti ń kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tọ̀rọ̀ àdẹ́bì sallallahu alaihi wasallam bá ṣe ń bá lò ó yàtọ̀ sí bá ṣe ń bá ọ̀rọ̀ èèyàn lò ó lè ka ọ̀rọ̀ èèyàn kó ní pé ilé ìgbà ilé ilé mo gba ilé ọ̀rọ̀ èèyàn lẹ́yìn àwọn tó bá ti هذا هو كفر التكذيب المخرج من الملة والموجب للخلود في النار إليه دني يون necessitate كين يشبري نينو إن والموجب لحبوط العمل gbogbo sẹ́tẹ̀yẹ tí ń ṣe níṣẹ́ olóore gbogbo yóò parẹ́ ni ó tó bá kó sínú àwọn kèfèrè li'annahu yu'addu irtidadan wal irtidadu yu'tabaru mujiban li because ele na apostasy ìfòjáde kó nínú Islam ìbọ́ Islam kó lọ́rùn ara yẹn ele ìdẹ́ ni yóò gbà pé kíyàn ṣe gbére nínú náà ni wal iyadhu wọ́n ni ككفر أعداء الرسل الذين كذبوا رسل, رسل, رسل الله عليهم الصلاة والسلام حين جاءهم بالبينات ìwélé ní kúfúrú àwọn ọ̀tá àwọn annabi ọlọ́wọ́ ọba àwọn ọ̀tá àwọn òjíṣẹ́ nígbàtí wọ́n pè àwọn òjíṣẹ́ ní ẹ̀rọ a wà minhum kuffaru Quraysh hina kadhabu bi rasulina Muhammadin sallallahu alaihi wasallam ìwélé ní kúfúrú Quraysh nígbàtí wọ́n pè annabi sallallahu alaihi wasallam ní ẹ̀rọ

nígbàtí ran kúmi tó wá jáde faqala lahum na naqatallahi wa suqyaha wọ́n tún gbàgbọ́ ẹgbàgbà bí Ọlọ́run tó wá fi ṣe fìtínà fún wa ipé rankúmí yíò yóò mọ̀mọ̀mí lọ́jọ́ kan ẹ̀yìn ò mọ̀mọ̀mí kan àdánwò ìwá ni wípé ìjọ tí rankúmí yóò bá ti wá mú o Ọlọ́run á jẹ́ kó mi pọ̀ mélòó ni rankúmí yóò mú tó bá ti mú mú

ẹ má fọwọ́ kan ràkúnmí ọlọ́ọ̀bá yóò wà sókò yáà àtómí rẹ̀ ẹ fílẹ̀ kó mú mi o fàkàdàbóhùn fàkàdàbóhùn wọ́n pè ní rọ́ wọ́n takú wọ́n sì pa ràkúnmí yẹ fàdẹ́mdàmà aléhìm rọ̀bóhùn ẹ ọlọ́ọ̀bá sì kí ni wọ́n máa nẹ́bí ọlọ́ọ̀bá sallọ́sàn wọ́n dẹ̀ pín ẹrọ gbogbo àwọn sanadidu Quraysh wọ́n kú níjọ púpọ̀ ní wọn kú níjọ Badar púpọ̀ ní wọn kú ibùkọ́sà nẹ́bí sẹ́pẹ̀ púpọ̀ ní wọn sallallahu alaihi wasallam ẹmà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀dẹ̀ ń pín ẹrọ whereas tó bá jẹ́ pé àwọn sanadidu yìí àwọn olórí yìí wọ́n gbà nẹ́bí lódodo ni àwọn kí wá ló dé táwọn yẹn takò yí gbogbo kí ló táwọn yẹn takò Kùránì àti súnnà gbogbo tó ń ti wípé wọ́n mọ̀ pé Kùránì àti súnnà lẹ́ntẹ̀lé a ní kí bẹ́ẹ̀ ni because annasu tabarun lè a sọ̀nàdédéhìm wa kubara'ihim wa asiyadéhìm àwọn èèyàn ní bọ́lọ̀ ṣe dáwà ní wípé a mọ́ sábà tẹ̀lé àwọn tàbá ti ní ọ̀tàbá nínú àwọn tán lẹ́nu láwùjọ àwọn tán lẹ́nu yíò tán bá ti wá lè takò nǹkan àwọn náà takò ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n takò súnnà lẹ́ni ẹlòmí gan ni ó ti ipò dòdó ní àmọ́ kò sí lè ṣe because ó rí pé in táwọn yẹ ti ń takò ní gbogbo ní because àwọn olórí tó bá ti wá di yamal ní àwọ́gẹ́ ti sọ́nù ní sípátá ti sọ́nù yẹn bọ́ọ̀lá náà sífẹ́ fi yí mọ́nà so àtẹ̀lé ẹ̀tẹ̀lé wa a sì jọwọ́ abẹ́bá iná ni ló fi jẹ́ pé tó dòdó bá ti clear sí wọ kò sí nǹkan tó fẹ́ bẹ̀rù tó dòdó bá ti clear sí wọ wàláhì tẹ̀lé Ọlọ́run bá tẹ̀lé at-tasdiq oníkúfúrù tó ní ṣe pẹ̀lú pé kí ẹmọ́ ṣe gbéraga kí ẹmọ́ ṣe mọ́tómọ́tó tó ti pọ̀ mọ̀ pódòdó ní kíní wọ́n sì tún ṣe gbéraga ó tó fẹ́ tẹ̀lé náà ha ilé tó léwu gan so ibi láti dúfún tẹ̀lé àbí Allah subhanahu wa ta'ala kó fi ṣe ẹni kankan wá ní àǹfààní kó هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وآله وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته